عليه والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليك جنين أو أكبر أدادالتي Sheikh Salih bin Abdullah Al-Fawzan tí wọ́n dákọ̀ nínú tíra wọn. Oná ni At-Tabawwuq بالأماكن والآثار والأشخاص أحياء وأمواتا nínú àwọn nǹkan tó jẹ́ àwọn àdádálẹ̀ tí àwọn èèyàn tí wọ́n dálẹ̀ sínú ìsìn ọlọ́ọ̀bá fúnra wọn ọ̀nà ni ìmá wá albarka pẹ̀lú àwọn ayé ìmá wá albarka pẹ̀lú àwọn orípa àwọn orípa àwọn ẹni rẹ̀ ti lọ àti ìmá wá albarka pẹ̀lú àwọn èèyàn gangagangan fúnra wọn ahya'an wa amwatan àwọn yìí wà láyé ní ó àbí wọn ti kú àwọn tó bá wà láyé kalama wá kama ṣe tàbárùkù pẹ̀lú wọn gangan bí ashkhasihim àbí àwọn tó bá ti kú kama lọ sí bí sàárè wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ baraka da ni kiran pe ipe ko yure kuma lekun ki dada ma lekun fanya so tabaruku ni kiyan ma si ki yure ma lekun fanya so wọ́n ṣe tabaruku ni e. wa huwa thabatul thabatul khairi fi shay'i wa ziyadatuhu aba ni pe in ta de npe be oni pe ki yure ko rin fun kan ó sì ma lekun wa talabu subujil khair wa ziyad wa ziyadatihi إنما يكون ممن يملك ذلك ويقدر عليه kí ẹ sì ma wá kí ẹ ma ló ń wá dáadáa ń wá lékún lórí oríire ọdún tí ẹ ti lè bèèrè rẹ̀ ọdún tó bá ní oríire yẹn lọ́wọ́ ni wa huwa Allahu subhanahu onídẹ̀ ni Allah fa huwa alladhi yunazzilu al-baraka wa yuthbituha ọlọ́ọ̀bá lọba tí ma mú sọ bárúkà kalẹ̀ kódà lọba tí ma fi rinlẹ̀ amma al-makhluq ẹ wà rí àwọn ìdá ọlọ́wọ́ bá ti wọn fa innahu la yaqdiru ala manhil baraka wa ijadiha èyàn ò lágbára láti máa bùyàn lálùbáríkà ò lágbára láti máa dá lùbáríkà gbogbo àwọn ọ̀gọ̀ta mọ́ ń gbọ́ ah ó yá ẹwà fi wà lùbáríkà kalẹ̀ ẹwà ti ṣe kíní kan àwọn lálùbáríkà wọ́lá lùbáríkà mẹ́rin rí wọ́lá kíní kan lùbáríkà tán sà mọ́ bí kan pín lùbáríkà bí gàtà máa ń pín pí ẹwọ́ta yìí gbogbo irú nǹkan báyọ̀ kò sí ẹnìkankan tó lè fún àlùbáríkà ọ̀ ìṣẹ́nìkankan àtọ́ bá ti sí rádá sáàmù bàbá ó ní àlùbáríkà báyẹn ẹ̀hùn ara wala ala ibqa'iha wa tathbitiha kò ìwà máa wá lùbáríkà pẹ̀lú àwọn ẹni rí ní pẹ̀lú àwọn ayé pẹ̀lú àwọn orípa àwọn ẹni rí àwọn tán wà láyé nínú wọn ni àtàwọn tán ti kú la yajuz wallahi kò tọ́ inú ilé ìní káwọn yẹn máa sọ pé ah ok ah, ibi tí bàbá kan bàbá kan ibi tó ti jòkó ní tó ti sàlùwàlá ah, wọ́n ti lọ fi sí wọ́n lọ fi sí bí kan ó nígbàkan tí wọ́n gádà rẹjọ ní Ìlọrin bí náà gbogbo àwọn kíníkan bàbá kíníkan àwọn aṣọ tí bàbá kíníkan wọ́ tí wọ́n announce ẹ̀gán tán publicize ẹ̀gán lórí rédíò ń gbà yẹn tí ilé ìtí wò rí súnnà Ànábì sallallahu alaihi wasallam ká publicize wọn publicize ma wọ́pọ̀ àwọn bàbá kan tán ti kú kó orúkọ àwọn bàbá yóò gbọ́dọ̀ kú ṣe súnnà Ànábì ní kó kú ẹ̀yìn sì so da wọn nílé tẹ̀lé súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ jìlẹ́ káwọn orípa bàbá yẹn kú àwọn orípa bàbá yẹn tó bá sàn tán àṣẹ ní pé èyí tó bá kí bí àwọn tẹ̀fẹ́ sàájọ síbì kan ká lọ súnà ní ẹ̀pọ́tọ̀ lèyàn wọ́n sà síbì kan ibẹ̀ wọ́n tún sọ dín tán tó máa jọ́sì fún lẹ́yìn alánu ṣe ìtàwọn yóò lọ síbi sàárè ibi sàárè tí wọ́n lọ mọ́ fara gbólẹ̀ iyẹ̀pẹ̀ sàárè wọ́n ti bìlí kéyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ tó lálùbáríkà ní tó bá ń fi alùbáríkà rẹ̀ ní rí kàbú yẹ̀pẹ̀ ń dání èyí tí fi fọ́kọ́ mú wà náà wọ́wọ́ èyí tí ó bù tí ó fi fọ́kọ mú níwànú wọn èyí tí ó bù tí ó fi ṣe tí ó sàfi sàmọ́rẹ́ dẹ̀rẹ̀ dánlé nítorí wọ́n ti fi sí wọn lọ́kàn pé ah, àwọn ẹni ah, so àwọn yóò dẹ̀rẹ̀ pé scam gánà jẹ́ tún ni so wọ́n ni pé nítorí ìmọ̀ wá ṣẹ́rí ìwá mọ̀ wá alùbáríkà pẹ̀lú àwọn orípa yìí gbogbo àwọn kan báyìí o imma li annahu imma shirkun in i'taqada anna dhalika shehu yimnahu albarka kini wala ó lè jẹ́ ẹbọ straight tó bá jẹ́ ke bí yo believe pé kini omi tí bàbá lágbájá fi ṣe aluwalai ah tí ẹ bá rí kini gangan ni ó fún ní albarka ṣé bá ya bí eleyin tí ẹbọ ni nínú àwọn àfá àwọn àgbà fáwọn sufi lórí live by ní station Sudan ṣe Sudan kọ́ ni ẹ̀ ó sì àfáyẹ̀ sí tútọ́ sí lọ́wọ́ báyìí sí gbábá ìsẹ̀ fi pàrà báyìí live lórí tv station ní wàlá so tí ẹ bá bí lùkẹ́ kí ní gaga ní ó fún yàndùbáraka hádà shirkun aw wasilatun ila shirki ni i'taqada anna ziyaratahu àbígbà àwọn kàbá ẹ̀ṣá kí ní yóò jẹ kọ́lọ̀ ọba fún ní baraka ó bìlì kọ́lọ̀ ní ma ń fúnyàn ẹ̀hẹ́ o ti bìlì kọ́lọ̀ ní ma ń fúnyàn ó kọ́kọ́ sí ìfìdíẹ̀ àwọ́ bìlì kí tó bá ṣe lè sahabatu وأما ما كان الصحابة يفعلونه من التبرك بشعر النبي صلى الله عليه وسلم وريكه ومن فصل من جسمه صلى الله عليه وسلم فذلك خاص به صلى الله عليه وسلم في حال آياته بدليل أن الصحابة لم يكونوا يتبركون بحجراته وقبره بعد موته وغير تان صحابي النبي من سي تمام سي قالوا النبي صلى الله عليه وسلم قالوا يوم النبي àbí nǹkan tó bá já kó lára nẹ́bí sallallahu alaihi wasallam wọn a máa lò láti máa fi ṣe tàbárùkù lóòtọ́ ilé ní o wá wá specific fan nẹ́bí ni sallallahu alaihi wasallam nígbà tó wà láyé ilé tí ọlọ́ọ̀bá yọ kalẹ̀ ní lára nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó wà láyé ìdí ni pé ní tàfí mọ̀ pí wà tánàbí wà láyé nìkan ni nígbà tánàbí àwọn sàhábí ànẹ́bí wọn ìkí lọ síbi sàárè rẹ̀ kálọmọ sí gbọ́n kan bá níbi sàárè ilé ọlọ́run kan fún wọn ní kí ní ẹni gbà tó aláyé ẹ̀kàn ló ó ti tán ìgbà tó sì ti kú tọ́wù ó ti tán náà nìyẹn wala kanu yaqsiduna al'amakin allati salla fiha àwọn sàhábẹ̀ wa ń kí wákà kí ibi tánàbí ti kí wọn àwùjálà sàfíhà àbíbí tánàbí ti jòkó àwọn ẹni rí min báàbí aula ilé gangan ni òun ló lẹ́tọ̀ sí jù kí ẹ mọ́mọ́ wà káàkiri ló jẹ́ pé kò sí tí ẹ̀fẹ́ wà káàkiri pé àfàlágbájá gbóló ti kọ́kọ́ sálù alágbà tó wọ̀ lọ́rin kò sí tó fẹ́ fi ṣe ẹfẹ́ sọ́ di àyè bídẹ̀ ti mọ́ ṣe ẹbọ nìyẹn bàbá làkásẹ́gbè mọ́sílásì wo ló ti kọ́kọ́ kírun àkílùn wà káàkiri bàbá lágbájá asọ́tánwọ̀ kẹ́yìn kan tó sin wọ́n asọ́ndà kí ló fẹ́ fi ṣe gbogbo àwọn kìíní wọ̀lá ìtàn yorùbá mẹ́sẹ̀ ni ẹ̀ ló jẹ́ kí gbogbo àwọn ilé ilé ilé ilé kọ̀ọ̀kan gbogbo àǹkan táwọn bàbá ìwà máa ń lò wọ́n ti mọ tọ́jú ẹ̀ káàkiri wọ́n kàn mọ́ sọ kí bàbá kú ti wọ́n ni bàbá ìtì ló kọ tẹ́lẹ̀ à tètè kú tètè kú tó bá ti kú báyìí bísínẹ́sì bẹ̀rẹ̀ ni igi à bàbá láwọn ìjọ tó bá kú lẹ́yìn tí ó lẹ́rí kẹ̀kẹ́ ní ẹ̀sìn náà bídá náà ni o ìjọ ìwọ́ kọ́kọ́ sọ ìtàn bàbá yìí wọ́n wá kọ́ ibẹ̀ gbójó sáwọn ẹlẹ́mi bàbá yìí hẹ́ àà ó ṣe gbá ó sàwó àyínúwò wọn mọ̀ wọ báyìí àwọn ìbẹ̀rọ Ọlọ́run tó yẹ kẹ́ kó sáwọn ẹlẹ́mi kò sí rí ìjókòó bẹ̀rọ Ọlọ́run sáwọn ẹlẹ́mi káyẹ máa sàbúrú máa kábẹ̀rọ Ọlọ́run bá kò sí ẹjọ́ sí wá sí ẹ̀yùn tí wọ́n bá sí wọ́n sí wọ́n tó líǹkẹ̀ máa bàbá wáyìí náà ni àmọ́ ká máa kó ìbẹ̀rù bójú sáwọn ẹlẹ́mì nípa bàbá àwọn ẹni rẹ̀ àà ah, yé wallahi bàbá problem táwọn yẹn ní ó ní ọdíò kìíní kàtí mo gbọ́ngbà yẹn Yahya Salati ó wá ń sọ bí ọdíò yẹn ipé ó aṣọ rẹ̀ ń wọ́lẹ̀ yìí ọ̀tọ̀ tún lẹ́yìn ìsìbálù tí lẹ́yìn ẹnìkan àwọn bàbá kan wà nú inú ilé náà àwọn òsìn bí o wọ́n lè ní kí tèmi bàjẹ́ bí tí mo wà yóò sì bàjẹ́ fahadha wallahi shirkun because òun claim pa àwọn bàbá kan wà tí wọ́n nímọ̀ kọ̀kọ̀ àwọn bàbá wò sí bí o inú ilé náà wọ́n sì mọ́ sọ fún láti inú ilé pé kí tí bàjẹ́ yóò sì bàjẹ́ ta ló lè ní kí tèyàn bàjẹ́ tí ó bàjẹ́ tí bá ń sọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala so a mọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rù àwọn wòlíì wòlíì ẹ́ àwọn bàbá àwọn kìní kan ààrọ̀ sí wọn lẹ́mí débi pé ẹlòmínì èèkan nínú àti wọ́n lọ àwọn léèké ó rà pé bí a léèké òtítì ìsàlẹ̀kù tó mẹ́rin ipé àwọn yóò sì mọ̀ ni o <laughs> ah, wàláì wọ́n mọ̀ fi ṣeré ni tọ́wádéyá ká lọ sí kábàrí àwọn bàbá sàrí gbẹ̀ ni kò tó bẹ̀ kò tí bá ń parọ́ olè mọ́fọ́lọ́n búra bó wá sí wú ọlọ́n ti yẹ̀yẹ́ kò sí ẹ̀ tí ó kó bẹ̀rẹ̀ ọlọ́bà sáwọn ẹ̀lẹ́mì bàbá yá wá búra ń bí sàárè bàbá nítorí tí wọ́n ti kó ìbẹ̀rù sí lẹ́mì débi pé ó mọ̀ ẹ̀rù ti bà débi pé tó ń bá lè búra pẹ̀lú kábàárẹ̀ àwọn bàbá tí kì ní ò bá Ah, àwọn enire ó fẹ́ mọ́ lẹ́kùn sílẹ̀ àwọn enire ibi tán bẹ̀rù àwọn bàbá dé káwọn bàbá mọ́ kọ́ ọlọ́nà lọ́bàá ẹni bọ̀jù tó bẹ̀kú sọ́rọ̀ ní wọn nígbà àbàbá inú nílẹ̀ ń kọ́ ọlọ́ ẹ́ ó fẹ́ kú ni ibi tán bẹ̀rù àwọn bàbá dé láwọn sáàsì tó pé tí bàbá lè mọ́mọ̀ bá sínlé wọn bí ẹ̀dà kó bọ́ èmi mọ̀ pé èmi mọ̀ wọ́n ma ń fi ìrun wọ́n tún ma ń láyè fẹ́ràn bàbá lórí ẹ̀wọ́n ni ìbẹ̀rù bójú ti bá àyà àwọn yóò ma ṣe kúlẹ̀kúlẹ̀ báyìí lé ọ̀dọ̀ bàbá yìí tó rántí fi kíní kẹsí wọn lẹ́mí kò sí tí ó ṣẹlẹ̀ àwọn kíní ìbẹ̀rù lásán ni wàláhì ìwọ tó bá bìlífẹ̀ ní kíní ó ṣẹlẹ̀ sí ọ tọ́lọ̀ ma tún yóò tún ṣẹlẹ̀ náà tún lẹ́yìn ìkanínú àtàtì ṣe súfí ẹ̀ dáadáa rí wọ́n sọ nígbà ẹ̀ aláwọ̀n ṣe iṣẹ́ kan iṣẹ́ ìwà tó bá ti lọlé ó gbùdọ̀ fùfú fùfú ló fi ṣe gàrí rẹ̀ àtò bá lè ra fùfú à orí ó fọ́ tó fi kú ni ẹni wá nígbà tó wà wí pẹ́dó owó díẹ̀ ló kùlọ́ mi yìí ó tó kùlọ́ mi yìí ebi ń pè mẹ́fà ẹ̀sì tó ní ra kíní kan wo bóhùn sí lọ́ra tí ó jẹ ní ẹnu àbábùn bàbá òun lọ́ra tí ó jẹ ni ó wá délé òun wá rí tí kó rí fọ́hùn bàtà orí ó mọ̀ fọ́ mi olórí ò fọ́hùn bá ibi tó jùun ti ńlá díẹ̀díẹ̀ ni pé àwọn ah, àbáyìí gan scam wà ní wà láì wọ́n kàn kó ìbẹ̀rù lásán sí wa lẹ́mìnì ìbẹ̀rù ọlọ́ọ̀bá àti kí bàbàrà nẹ́bí sallallahu alaihi wasallam tó ẹka mọ́ rọ́sáwọn yẹ̀rẹ́ mi sí bí ètò bá bẹ̀rù ọlọ́ọ̀bá o ní ó bẹ̀rù àhákù òkúkà àwọn èèyàn ní ó bẹ̀rù àmọ́jẹ̀ sàbòsí àfáwò nítorí oríkàkò fọ́ ṣe wò rẹ̀ tí ń gbà ní tọ́wà ní pé Abdul Qadir Jilani tó bá fọ́ ọdọ̀ orí rẹ̀ mú orí rẹ̀ fò lọ́wọ́ orí rẹ̀ mi ò fò lọ o mọ́ tó sọ yìí ní ìsìtún ní fọ́ ọdọ̀ orí mi o ma ń jẹ́ asùlùfẹ́bọ̀ ló jẹ́ kí ànẹ́bì fi ń sọ wípé kama atọ̀rọ̀ ti nasara Maryam ẹmọ́ yìí mi láyìn bóró ìmọ̀ ìyìn láyìn bóró hé àwọn bàbá tó ṣe pé àwọn kìníkan tó ṣe pé àwọn kìníkan tó ikpe pé ìyìn bóró yìí àníbi ni pé kàmá àtọ̀rọ̀ ti nàṣọ́rọ̀ Isa bin Maryam gẹ́gẹ́ báwọn nàṣọ́rọ̀ bá ṣe yin Isa ọmọ Maryam innama ana abdullahi wa rasuluhu a ẹgbẹ́ ọlọ́ọ̀lẹ́mí o àníbi òjíṣẹ́ ọlọ́run ni mí o fàkúlù abdullahi wa rasúlá am ẹmọ́ kọjá yìí ẹni pé ẹgbù ọlọ́run ni mí òjíṣẹ́ ọlọ́run ni mí ọ̀rẹ́ ti yẹ báyà rí ẹgbù ọlọ́run ni mí o lẹ́tì mọ̀ gáwìyàn tí ó mọ̀ ìbádá láàrí jà láàlá àìnà náà bí àwòníláà

ẹwọ́n tá in tó ẹka mọ́ kọ́mọ̀ yẹn láti kékeré o ẹwọ́n tí ànábì ń kọ́ Ibn Abbas radiyallahu anhuma nígbà tó wọ́n kékeré Ibn Abbas ló sọ fún ààrẹ ó ní gùlámù ní mí ọ̀dọ́ ọmọdékùnrin kíní báyìí ní lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sọ fún pé yá gùlámù ìwọ gùlámù yíwá inni uallimuka kalimati mo fẹ́ kọ́ láwọn ọ̀rọ̀ kọ̀kan mo fẹ́ kọ́ láwọn <laughs> ihfadillaha tajidhu tujahak ma sọ àwọn ìwọ̀ ọlọ́wọ̀ bá ó mọ̀ rí ọlọ́bà níwájú rẹ̀ báyìí tó bá ti wà nínú ìṣòro kan ó mọ̀ rí ọlọ́bà tí ó mọ̀ rí ọlọ́wà ní idha sa'alta fas'alillah tó bá ti fẹ́ bèèrè nǹkan ọwọ́ Ọlọ́run ni kó ti máa bèèrè rẹ̀ wà idha sta'anta tó bá ti ń wá ìṣọ́ ó bá ti wá ràn lọ́wọ́ fasta'in ìran lọ́wọ́ lọ́wọ́ bá ní ọmọ wáwú ìyínsàn bàbá kẹkàn kódà nẹ́bì sọ pé ó sáà ń pè mìíràn nẹ́bì èmi lòjíṣẹ́ Ọlọ́run wallahi ànábì sì lè sọ fọ́lọ́ ọlọ́run ṣe kẹba tọ́lọ́ sì sí lójú ẹsẹ̀ still ànábì ò mọ́ kó ìbẹ̀rù ẹ sí lọ́kàn ọlọ́run la mọ́ bẹ̀rù kò tí ìbá yàbí fàálàmù àníbíwá níwá lọ mọ́wó annal ummata gbogbo al'umma gbogbo ẹ̀tẹ́ yẹnyẹ láwìjítàmàrí o gbogbo wọn sí ọlá láyé ń fa iruk wọn ò lè sàǹfàní kankan fún ọ a illa ma katabahu Allahu lak èyí tí ìyà kan bẹ̀ ọlọ́n ya ti kọ fún ọ ní o afáàfẹ́ sọdọ́ lówó tí wá kọpọ̀ lè lówó gbogbo amọ̀dá 10 million fún lójoojúmọ́ ẹkà mọ̀dí yóò kàmọ̀dí ìjọ kejì afá 10 million yẹ́dà <laughs> kódà ìmọ̀bú sí lọ láyẹn fàárùkà kó sáfà ní kàtẹ́ àfi tó bá ti kí ni tọ́lọ̀bá ti ní ó bọ̀ wa'lam anẹ́bí tó alọ́mọ̀ anẹ́bí ń kọmọ kékeré ní tawhid àti àdìsọ́kẹ̀tẹ̀ kamọ kó sáwọn ọmọ anẹ́bí kí ti pé wó eh, Ibn Abbas ha bàbá kan bẹ wọ́n ni kò ṣe rí ibú kò sí ẹ̀tí ni ò ṣe rí ibú kankan mọ́jẹ̀kẹ́ nìkan tàn ọ́ kí ni anẹ́bí ni kí wa'lam tó alọ́mọ̀ annal ummata law ijtama'at gbogbo àwọn èyí tó bá tún kóra wọn jọ aláàáyẹ̀ dówóró kàbíṣẹ́ yìí tó bá ní pé a fẹ́ sàbúrú fún ọ a fẹ́ bàtì ẹjẹ́ a fẹ́ sí ọ lórí ibú láàyẹ̀dọ̀ láàyẹ̀dọ̀ bùrún kàbíṣẹ́ yìí ìlàmà kátàbàwùlọ́wù àlèkì kò sí kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ sí ní àgbákò tí ìbá ṣe pé ọlọ́run yá ti kọ́ pé yóò yá ṣẹlẹ̀ sí ọ ní kìí ṣe páwọn kẹ́ náà fi kàn ọlọ́run ti kọ́ pé yóò ṣẹlẹ̀ sí ọ ní ẹwùn tánàbí nǹkan ọmọ yìí láti kékeré ó pọ̀ bá wọn <laughs> tánàbí ọmọ kọ́wọ́ ipò ya ọmọ yìí nǹkan báyìí ń tó ẹka mọ́ fi kọ́mọ̀ láti kékeré nù ẹwà wọn tó bá ti wá níwọ́ àdìsọ́kàn tó ti lágbára tó tí kìí yíò àdébì kan yíò àfẹ́ṣẹ́ tọ́lẹ̀ nìkan ní pé tó bá ṣe tọ́lọ̀ yìí erigbó sí ẹlọ́kọ́ mikini gani ń fa ẹbọ táwọn báyìí bá tó wá kú tẹ́bí tí mo tó wá lọ ní pé oníkàlùkà ti pé bàbá kan ó ti popular lè ẹ̀hẹ́ ìjọ tó wá ti kú báyìí wà sí ọjọ́ méje ní ọkọ̀ síná wọ́n mọ̀ fi sọ ọlá bàbá àwọn kíní bẹ́ẹ̀ṣe gbọ́dọ̀ mọ́ pọ́n bàbá ilé bẹ́ẹ̀ṣe gbọ́dọ̀ mọ́ wá síbi sàárè lókú bá wallahi mo ṣíwò fídíò kẹlá ìpẹ́ wọ́n bẹ̀ẹ̀ tẹ́wọ́ tán ṣe kí níkan tán sàm oníkàlùkúsà bó ẹ kíyèsí dúnwájú ọlọ́wọ́ bá tẹ́ yóò dúó pẹ̀lú ìdoríkodò pẹ̀lú tàwádọ́ pẹ̀lú rẹ̀ra ẹnikẹ́lẹ̀ pẹ̀lú alkhudó pẹ̀lú tàdálòl tẹ́yàn tẹ́yàn síwájú ọlọ́wọ́ bá tí ẹwẹ̀ èyí mọ́ dúnwájú ọlọ́wọ́ bá ẹ̀wọ́ sì máa bàyẹ̀ yóò sì máa gbà àwọn kíní ẹ̀wọ̀n kó sára rẹ̀ níwájú kéèkì tó bá lẹ́wọ́jú àbábá ọmọ sí báyìí ní ẹ̀ bàbá ẹ̀yẹ́ ní rẹ̀ nítorí ti sọ fún pé bàbá ilé ní kó di omi àbí wọ́n lè ní kó dẹ̀rẹ̀ wọ́n káyà kanú kòránì ó sì dẹ̀rẹ̀ kò sáyà kankan tó lè kanú kò sí ẹ̀kẹ́ kẹ́kẹ́ tó dì ìrọ́ lásán ní gbogbo ẹ̀ tó gba kíní ìwọ́n náà wò yọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe sunnah táwọn kíní tí ń kò lẹ́mẹ̀ rẹ̀ ah, ó kàn mọ́ lífù ayé rọrùn ní wàláì ní nínú tí ìgbọ́ mọ́tí ẹnu ẹ̀sìn gan wàláì ah, ẹ̀sìn ayé ni àwọn ìyá alásàlátù yìí nìbà ọmọ yìí sì lọ sẹ́yìn mẹ́yẹn ọmọ kékeré bá ọmọ bí ẹgbẹ́ tí ó tó àbúrò mi ó bá ní orí náà bó ṣe bẹ̀rẹ̀ ni ẹ̀ tó sá ń sí báyìí gbogbo àwọn ìyá ìtì sọ̀ráǹdì rẹ̀ mo ha ọmọ kan tó rí náà ti dé o ọmọ yìí rí náà ó rí náà ọmọ afọ́jú tẹ lórí náà ó máa ń sọ fún wa pé ìyá bí ó ṣe kíníkà kíníkà ó yá àwọn òyá ìwọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ́ túrò wọ́n ti ń kúnlẹ̀ síwájú ọmọ yìí mo fọ́nà gbà tẹ́kí yílẹ̀ rẹ̀ tẹ́tí ń túrò ìyá tẹ́ẹ̀bẹ́ sẹ ó yá ẹlọ́ra yọ̀ wá eré wọ́n ti sálọ̀ tàṣẹ ìchẹ́ṣọ́ ti sáré lọ́ra yọ̀ yìí sì ń tú ìyọ̀n báyìí yìí sì ń tú lé wọn lérí báyìí gbogbo sì ṣe báyìí wọ́n sì ṣe báyìí wọ́n sì ṣe báyìí bí subhanallah kò sí kankan wọ́n ti finish àwọn èèyàn láwùjọ wa àwọn ìyá yìí sanwó lásàlátù iná ní o ẹni sunday bá wọn lọ́nu ó tún sanwó lásàlátù wọ́n tún sọ ọ́nà náà tó ní wọ́n ní sẹ́bá yìí ọmọ ẹ̀sìn ìrayọ̀ ọkùnrin náà tó lébẹ̀ mú wà láì ọkàlà wà mú àákàn se ẹ̀yẹ́ ti wá ní èmi kàn rẹ́rin ní bàbá kìí sí lébẹ̀ ọkùnrin ni ohun tí jù bí áfà lólé pé à ilé òtún kọ̀ rẹ̀ ti wọ́n ó ní bàdíbẹ̀ kíní kíní kíní kíní ṣe ó ní óyá ẹ̀tọ́bàkò yí owó tẹ́bà kọ́kọ́ ìlàkò yẹ jáde ó sì tọ́bàkò ó sì wó jáde ó ní óyá ìyá lọ́wọ́ sí tọ́ níṣe ju ọba sínú ọba yìí háwọ́dẹ́ ọkọ̀ lọ fi ra ni àkídà ni ẹmọ tó wá ṣẹlẹ̀ ẹjọ́ ẹni ni iṣẹ́ ti fẹ́ fọ́ bó ti sá sọ́dọ̀ wà ní ẹ wàlẹ́ ó kàn náwọ́ sí mi ní ibi gẹ́gẹ́ ló náwọ́ sí ó ní kó tó délé kí ní kò sí fàáfíyà sí mílẹ̀ kò sí tí ó ṣe mí kò sí nǹkankan tí ó ṣe mí gbogbo akẹrẹ ìrìn ní ó kò sí tí ó ṣe mí kí ní kan ha kó tó délé mo sí wàdé ní kí ni ó ṣe kí ló fẹ́ fi ṣe mí ìwọ́gẹ́ fún ẹ̀kọ́ tó mọ́ lọ báyìí tó mọ́ lọ àmọ́ àwọn ìyá ẹni àsàlátù ní gbogbo ẹni in tán rọ́ sí wọn lẹ́mìí ní pé àà ah, ìwọ ah, ọmọ ẹlẹ́gbẹ́ ni àwọn ọmọ ẹlẹ́mìí hàn kí níkan sáà àfáà tí wọ́n mọ̀ sọ fín pé àfáà tí wọ́n mọ̀ bọ́ owó sẹ́ tọ́mọ̀ ní pé bàbá rẹ̀ ní sí ọ àfáà tọ́mọ̀ bọ́ owó sẹ́ tọ́mọ̀ ní yà rẹ̀ ní sí ọ sáfàlàwẹ́ lẹ́yìn ni àwọn ẹ̀lọ́ tó lọ san fún àsàlátù owó tó ṣe pé ó yẹ kó mọ̀ bèèrè àkáǹtì tàbí kọ́kọ́ lọ ó yẹ ká mọ̀ bèèrè kí ní lọ ara wa mú fọ́lọ̀ bẹ̀yìn wá ẹwà challenge àfáà yẹ pé ẹ fún mi níbi kan tá nẹ́bì ti kwáhùn yẹjọ́ sallallahu ni ẹbí ẹyẹ mọ́ nípa àwọn yà lásàlátọ̀ wá ní àwọn nẹ́bì àìbẹ̀ẹ̀kọ́ ni irọ́ tó máa ń pa fún wọn oó yìí àà ah, báwọn yàwó ànábì ṣe máa ń ṣe ẹ fún mi níbi tá nẹ́bì ti sàdúwà fún ẹ̀ tó wá ní pé ó yá ẹsànwó aláwò yẹn ń sanwó gan nífà ìyá mi wallahi tó bá kú 10 naira tí ó fi jẹun sí yóò sanwó lásàlátù wọ́n náà wá ronú látìgbà tó ti lásàlátù sẹ́ aló ti lásàlátù látìgbà tó ti wọ́n kékeré ló ti ń lọ ó ti pé 60 years ní ìsìn ó tí ó lè fàkáyà kàfàtí àkagbọ́ kàkàsọ́wọ́tò ìfàtí àtọ́ ìpé ó gbọ́dọ̀ mọ́ǹkà lórí òun kàkàgbọ́ gọ́rin rí mọ́ǹgà ló ń bí lẹ́lẹ̀mí wọ́n sì ti fi jóye yáàdì ni gbogbo wọn kí ní wàláhì ìmọ̀ pàkọ́ fáwọn èèyàn àti ìmọ̀ gbọ́ wọn lọ́nà ìtọ́ ni so àwọn ká mọ̀ pàwọn mọ̀ aláti kékeré táàlò mọ̀ kọ́ra wa ó ní pé ẹnìkankan ò lè sábú kẹfẹ́ nìkankan gbogbo pàwọn ẹni rẹ̀ kan wọ́n ibo ni yúmọ̀rù ti kírun táwọn wákàkiri mọ́ táwọn wákàkiri wọ́n sá ti mọ̀ pé ọlọ́run gẹ́gẹ́gẹ́ ni ìjọsìn ló ní ìjọsìn kìí ṣe kébí tí bàbá kan tó ti kíní kan ìgbà tó kọ́kọ́ délù kan tó kọ́kọ́ lọ jòkó sí kan kò sí tó kàwà pẹ̀lú rẹ̀ ló jẹ́ káwọn sàhábà ìwò ìkẹ́ wá kíní wọ́n ni pé wọ́n lámì ẹ̀kúnú yẹ tàbàgbà kúnà bí aṣíkáṣì sọ̀lìhìn tí a rí káwọn sàhábà ànẹ́bì kan wọ́n sẹ́rẹ̀ tàbàgbà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ni gẹ́gẹ́ bí Abubakar ni gẹ́gẹ́ bí Omar ولم يكونوا يذهبون إلى غار حراء غار حراء níbi tí ànábì ti kọ́kọ́ gbà wáyí ṣẹ́rí káàrùn sàábí mọ́ lọ́bẹ̀ pé ibi tí ànábì ti kọ́kọ́ gbà wáyí ẹ́ àà ó yẹ já lọ o káàmọ́ lọ síbẹ̀ kọ́nà mọ́ fara fọwọ́ pa pátábẹ̀ pé agbóyẹ̀ sí mọ́sẹ̀ ní ẹ̀nà nígbàtí ààrẹ mùsùlùmí of Yorùbá land ń gbà yẹn mo ti gbà bí i 20 bí i 15 tó mọ́ tí kí mo sì ń ṣe IJMB báyìí nígbàtẹ̀ ní ikú mọ́ àwọn fídíò yìí wọ́lá ìbá ṣe ń gbé òkú ẹ̀ ní lọ àwọn yẹ́sí wọ́n sì ń sáré fọwọ́ pa òkú yìí wọ́n fi fẹ́ para wọ́n bí kíni súnmọ̀ gbélé kíni tún lè báyìí ẹni tó fi rẹ̀mí ẹ̀ wọ́n sísta ìwọ̀n sọ fún pé ọ̀ oh! òun náà sọ ní sọgbọ́n sọpọ́tí wọn intense yóò wà ọ̀kẹ̀ náà ó kọ́kọ́ takò láàkàí èyàn kú ẹwọ́n fọwọ́ kọ òkú yẹn ẹ fi ń para ok tẹ́bá ti fi para ṣé bí fásitì ní àbí gírísì tí ó fi tẹ́ra yóò mọ̀ dẹ́ àbíkílẹ̀ fẹ́ gbà ń bẹ̀ gẹngẹnẹ́ àmọ́ àwọn èrò rí ẹbọ tán ti kó síwá lórí láti kékeré ni yáà àwọn ènìyàn àwọn ènìyàn àwọn ènìyàn súnà nẹ́bí wọn kọ́ ẹ́ oníkálùkù kó bá tàwọn sálọ́nù ló jẹ́ kí eh, ibi tí nǹkan ti wá bà jẹ́dé ìwọ tó bá wá ní azmù tó bá ah, sallallahu alaihi wasallam báyìí ah kó do ta àwùjọ àwọn àfọ́n bẹ̀rẹ̀ kọ́ kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ni ma wà lè yìn díẹ̀ díẹ̀ ni ìyá alágbájá àà kíníkà tí ó sí àkọ́mọ́ yìí ní kíníkà ní ọmọ yìí ẹfúra sí wọ́n jí wọn lè kẹ́lẹ́ díẹ̀ díẹ̀ nù tọ́kọ̀dá àtàbàtí kọmọ yìí ah ìtò wọ́n rí kọ́lọ̀ tí ń liberate ọmọ yìí ah àṣírí ti ń tú ni ó àṣírí ti ń tú ọmọ yìí wọ́n ti mọ̀ pé irú àwọn tó bá ti ń ṣe sọ́nà báyìí mi ṣe pé ìwà fìrà mi sábí àfá kan yíò a ma mú mi bí ẹran káàkiri kí n ṣe bí àwọn súfí ṣe mọ́sàgbé kún ìndà ṣe ìhẹ́k kalmẹ́jì tẹ̀ ìndà kan sí lèyìn àwọn súfí o ní pé wà lọ́dọ̀ àfá rẹ̀ gẹ́gẹ́ bí òkú tó lọ́dọ̀ èyàn tí ń wẹ̀ ní èyàn tí ń wẹ̀ òkú lọ́wọ́ ẹmà ó sáàdì ma wìkú kókò wá ní pé mọ́ sí mi báyìí fọ kọ́kọ́ fọ ẹsẹ̀ kọ́kọ́ fọ ìwọ ló mọ̀ fọ́ tó bá ti wọ́ gbogbo tó bá sì dé gílá rẹ̀ lórí bó ṣe gbọ́dọ̀ ìlọ́dọ̀ àfáàní wọ́n mọ̀ pọ́ àmọ́ yìí àwọn èyí ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nínú Kùránì àti súnnà náà mọ̀ sí wáyé wọ́n kọ́ ọmọ yóò mọ̀ challenge àwọn ipé ah, ah, afá kí ní tẹ́ǹṣe yìí ní jẹ́lé fún invitánẹ́bì ti ṣe kò sì sí wọ́n wà bẹ̀rẹ̀ sí ní mọ́ wàláhì police station tó ìgbọ́n ṣe súnnà mo ma ń bọ́dà mẹ́ta tó pé division ìyàjẹ́ ìṣẹ́ kékeré ẹ̀kà ìyẹ́ tí mo ń jẹ yìí ṣé mo àbí mo ṣe kọ́tìs náà mú mi àbí mo jalè mo jí búrẹ́dì náà mú mi àbí mo fọ́mọ lóyún mo fọ́mọ lọ́mọ lóyún náà ká mi mẹ́lé ara o ṣe súnnà ní o ah súnnà ní ṣe tọ́ alọ́pọ̀ tún bá aṣọ́ bá aṣọ́ ẹ̀yìn mẹ́ṣẹ́ ṣe ṣe sùúrù ẹ̀yìn kí la ṣe ìgbàtàmùwà wásọ̀dọ̀ tí ìnà ní ìṣẹ̀lá kí la ṣe báyìí ẹ̀yìn ṣe

kìí ṣe pé wòlí àwọn ẹnìkan oyè dílé èyàn tó bá ti wà lójú ọ̀nà lọ́wọ́ba alladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n nígbàgbọ́ nípa Ọlọ́run Ọba tí wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run Ọba àwọn ilé gangan àwọn awliyahu rahman ọlọ́wọ́ ni wọ́n tó bá mú ọlọ́ta tó ń fi ajẹ wọn èmi àti wọ́ èmi àti àti jọ bẹ̀rẹ̀ ogun báyìí ọlọ́bá sọ Kùránì pé innal ladhina fatanul mu'minina wal mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam ọlọ́ni pé àwọn tí wọ́n fi ojú tán fìtínà àwọn tí wọ́n nígbàgbọ́ lọ́kùnrin ni lóbìnrin ni wọ́n in tó ẹgbẹ́ gbọ́mọ níbà ní pé bóòrà ṣe fẹ́ padà sí ibi súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti yẹ̀wá bóyá afẹ́ ni akọ̀ ni afẹ́ lagidi ni afẹ́ gbà ni wọ́n ti yẹ̀wá kò lójọ́ nà nẹ́bìnà automatically àti yẹ̀ wọ́n ti réwa wọ́n ti réwa sójọ́ nà bàbá bóòrà ṣe fẹ́ sẹ́rí padà pé afá ah, èyí gan ẹ jẹ́ ká jọ padà súnnà sẹ́ alaihi wasallam kákò lọ́jọ́ náà gbó à ń parọ́ fún àwà yìí à ń múra wá sìn bí ẹran bí àgùntàn kákò mẹ́ sàbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nas'alullaha subhanahu wa an yarudda al-muslimina ila dinihim raddan jamilan wa an yuthabbitana ala al-haqq hi'a ila al-mamat hadha wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh